Àwọn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 عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله أستغفر الله سبحان الله الحمد لله الحمد لله قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد ملكه ورضا نفسه ورضا نفسه وزنة عرشه وزنة عرشه ومداد كلماته ومداد كلماته

اللهم اغفر لآبائنا أجدادنا أجدادنا Ọlọ́run gbogbo àwọn àkáwà gbogbo ẹni ọgbọ́ wa lọ́gbọ́ tó bí mọ̀mọ́ ọlọ́gbà ọkùnrin sí wọ́n. والمن له حق علينا من المسلمين والمسلمات gbogbo ẹni bá gẹ́ǹdẹ̀ tàbí àpátápátá ní mùsùlùmí lọ́gbùnrin lóbìnrin ló jẹ́ lágbà àpá ọ̀gá wọn àwọn tí ń jẹ láyé ọlọ́mbà ẹgbẹ́ wọn ní kẹta yẹ́bà àtọ́kì ọlọ́mbà ẹgbẹ́ wọn ní kẹta kìyàmà ọlọ́mbà ọjọ́ ọba ẹ̀tọ́rọ fún nílé ọkùnrin tí ń bẹ láyé obìnrin tí ń bẹ láyé àtàwọn tó ti kú ní tẹ́tí wọ́n ti ń gbọ́ àbájọ́ ọmọ wà ń jọba yóò mọ wà Pẹ̀lú ọlọ́run ọgbọ́ ọ̀sọ́nà ìkùránì rẹ̀ kìí parọ́. Ọlọ́run ò ní kẹ́ẹ̀rẹ́ òjú gbọ́wọ́ dúó lórí àwọn tí ń bẹ láyé àtàwọn bàbá wọn tó ti kú àtàwọn ọmọ ọmọ tí wọ́n tẹ́lẹ̀ àdá àtàwọn bàbá bí ẹ̀sẹ̀ ti dá tó yìí àwọn kan ló ṣe ìtàlẹ̀ tí ń gbẹ́ gbọ̀nfọ̀wọ̀n fún gbọ́nfọ̀wọ̀n àwọn ọlọ́rọ̀ fún mi láwọn ìpìlẹ̀ wa ẹ̀dọ́kùn ẹ̀sẹ̀ sùúrù tó yẹ lọ́wọ́ ẹ̀yẹ ló ولمن سلام من آبائنا àwọn agbá bàbá ìlọ́dá àwọn àfá àwọn àgbà pẹ́lẹ́pẹ́lẹ́ lọ́rùn sí ilé ọdí ó fọwọ́ tán ṣùgbọ́ngbàta wà ní ọ̀dọ̀ bàbá wọn ní mọ́sálì yìí ilé ìbàrù rárá kárá mílọ́rùn wọn a máa bí yí wá ipé inú àwọn ìlúrú àti àbúkù tó lálá nílùú lọ́rin pẹ́ta lẹ́gbàmbàrí ọ̀kan ní wọ́n máa pa àwọn àpá ńláńlá tí wọ́n jẹ́ bàbá kí àwọn bàbá wọn jọ sípọ̀ àtàwọn tí wọ́n tún jẹ́ bàbá fáwọn náà ni wọ́n máa ń ka fún ọdún kọ́ wa lẹ́pọ̀ nínú tó mú Ìlọrin tó fún ọdún méjọ́ lọ ní ìtàlẹ̀ iṣẹ́ kan lẹ̀ láàwò ní Ọlọ́run tó ṣe lọ púpọ̀ àsìkò díẹ̀ lẹ́yìn tó àpọ̀ ẹnìkan ta sì fi àìdá àpọ̀ wọn láti gbogbo wọn ọlọ́run dákúnlá àkẹ́ ojú wọn wọ́n á dákọ̀ bàbá ọmọ ìrà àti dákọ̀ bàbá mẹ́máta bàbá ìmọ́mù gàmbàrí àtàwọn àbá àgbàgbà bẹ́ẹ̀ lọ títí fi kàtàlẹ̀ lọ́rùn bàbá wa sàrí sí ìjọgbọ́rọ̀ àti gbogbo wọn títí dé bàbá wa náà ní ìjìnlẹ̀ ọlọ́wọ́ ọlọ́gbogbo àwọn ọkọ̀ ìyàwó ìní méjì wọ́n pàdé ọmọ wọn náà tó gbé àwọn tó gbé wà ní bàbá ilẹ̀ tó gbé wà ní tó gbé wà ẹni bàbá wa ilẹ̀ tó wà níyàwó ẹ̀yà mẹ́jọ wọn. Ilẹ̀ tó wà níyàwó ẹ̀yà mẹ́jọ wọn. Àgbèrè tó wà lọ́pọ̀ ẹ̀yà ṣẹ̀tọ́ wọn. Ọgbẹ̀ wà lọ́pọ̀ ẹ̀yà mẹ́jọ wọn. Àgbèrè tó ẹ̀yà ṣẹ̀tọ́ wọn.

nígbẹ̀tọ̀ àwọn akànà lójò kúlẹ̀ mi wọn ni wọ́n bí ń ṣe pèlé tẹ́rẹ ọ̀la ẹ̀yìn náà wà lọ́la bí i mẹ́jọ mọ́ kò nígbà lè bàbá rẹ̀ jẹ́ kò sì ní tọ́ka ìjà sílẹ̀ yẹ ọmọ rẹ̀ ó dé bí pẹ́tàlùkú ó máa dáta rẹ̀ yẹ́ jùbọ̀ fẹ́ràn tẹ̀lú ní mọ́ ẹ̀ ìrúgbìn ilẹ̀ wá bóbi kọ́dà kọ́ tó ẹni tó gbìn wá ní bàbá wa ilẹ̀ tó wà ní àwà ẹ̀yà àtẹ́tọ́ ilẹ̀ tó wà ní àwà ẹ̀yà àtẹ́tọ́ wọn àgbẹ̀lẹ̀ ọ̀pọ̀rọ̀ gúgbúra ọpàá mọ́pọ̀ ogun ká ogun nígbàtí àpá nǹkan wà lè ké àtọ̀gá alẹ́ṣẹ́ àti olùkọ́ léèwé ìdí nke fẹ́ kí sí àwọn ìyọ̀ lórí wa àwáṣẹ́wáṣẹ́ tán ta kàwé dáadáa kí ó dáadáa àmẹ́ tó mọ́ mọ́ bá ń bẹ láyé káwọ́ ọdún sẹ̀tọ̀ fún bàbá wa bá ń bẹ láyé ò kàwọ́ ọdún sẹ̀tọ̀ bàbá wa wọ́n bá ti kú látàájú àkáàtì lọ́rẹ̀ ohun àwọn tó ti kú pọ̀ gbogbo ẹ̀rọ sí ìjọba bílé ìkẹ́ni wọ́n wà tẹ́gbàdùn ní ìlọ́dọ́ lọ́run àbí ilé iná ni wọ́n jí àtẹ́rùn gẹ̀sán wọn Bọ́lọ̀kù iná pẹ̀lú àdìyà nànà ń gbé. Ọba

ẹ̀yọ́kọ́ ẹ̀rọ àti ìyàwó ẹjẹ́ ákẹ́ àyàtọ̀ sí ọdún máa ń sọ ilé àwúsù kìtá nínú abẹ́ ẹgbẹ́sẹ̀ mẹ́rin ákẹ́ àkà fún bàbá àyàhẹ́yá wọ́n má yìí ṣe bí wọ́n ti ṣe

Ọlọ́run tó gbé ọ̀rọ̀ àyà ìwòbírí kalẹ̀ láti láíláí táwọn náà ní jẹ́ ọmọ ni wọ́n ti ń jẹ́ bàbá nínú ọmọ. Wọ́n wá tẹ̀sẹ̀ ń di bàbá bọ̀ nígbàtí àwọn bàbá ń papòdà. Ọlọ́run jẹ́ sípọ̀ àtàwọn ẹ̀gbọ́n yìí tí wọ́n kún bàbá bẹ́ iná lọ́kùnrin àti lóbìnrin. Ọlọ́run ní gbálásì kíkalẹ̀ nínú ọ̀ràn nínú ẹbí. Mo sọ èèyàn bá ní ṣe ọlọ́run ní ṣe ń jẹ́ mẹ́dádù sàmárí tí àkùrá ní ròyìn fún wa ipé èmi ọlọ́run ní ma ṣe fún gbogbo ẹni tó bá tún bá tí máa wá foríjì ọlọ́mẹ̀mí ọlọ́run lọ́lọ́run ìṣẹ́lẹ̀ sàmá alékùn

ní ẹ̀sọ̀rọ̀ àdúrà jù bẹ́ẹ̀ lọ́tọ́ sáájì jù bẹ́ẹ̀ lọ́bá bá ní gbọ́n lọ́mọ kò ní bímọ tí kú rẹ̀ ikú torí mọ́dájú sàmáyé ni àwàlà ń pè ẹlẹ́ẹ̀kejì náà ni alwáhayù ìránṣẹ́ ọlọ́run tí máa ránṣẹ́ dáwà nábì al-mukhtass bil-anbiya wal-mursalin mọ́dájú sàmáyé ìpín sí èyí tí ọlọ́run obìnrin jìbìrìlù èyí tí ò ní bí rájìbìrìlù tí ó bá ànábì sọ rẹ̀ wọ́kẹ́lẹ̀mọ̀ lọ́rùn Musa ilẹ̀ ilẹ̀ kí ó ti wá sánmà ní òun ní ìkìtàwò a máa gé torí tí ọ̀sáwà náàbì mọ́ kò síwà yìí náà ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ní àlàákìlù lákàáyí lẹ́yìn òkú tí ó kàwé ọlọ́run ọmọkùnrin lákàáyí tí ó sì lọ́pọlọ bí ọjọ́ kí ó gbàwé lọ tó ń lákàáyí ọmọ àtọ́rọ́ lè kí ó gbé ẹ̀yìn sàkí ó mọ́sán rẹ̀ ní lákàáyí lúgbọ́n

Láàkárí sì kẹta, ẹ̀mí làkọ́kọ́, wà ilẹ̀ kejì, ẹlẹ́ẹ̀kẹta làákàí, làákàí ní pẹ̀láìláyọ́ ọmọ sọ ní. Sísọ̀kalẹ̀ làákàí ló mú gbogbo àwọn kọ̀mpútà jáde, àwọn jìn báyìí, àwọn fídíò yìí, nígbàtí nùmúwò láàkìl tí làákàí ń dàgbà sí, orí mádádù sàmáyé ọlọ́ yóò bùn kèfèrí yóò bùn bùtùlú yóò bùn bùtùlú yóò bùn ló máa sàyẹ́ntìsì lórí wọ́n fi pé tó wà ọlọ́wọ̀ pààlà sí ẹlẹ́kẹ̀ẹ́rin nínú ẹ̀ orí mẹ́dàdù síhà àṣìhì alìmẹ́dàdù síhì àlàáfíà láìlọ́gbẹ̀dù tó rí àtàwọn akútọnú láìlọ́gbẹ̀dọ́gbọ̀ láìlọ́gbà abẹ́rẹ́ ní ẹwà tí wọ́n látàárọ̀ ọlọ́dìdọ̀ igbe ọjàálẹ̀ lẹ́ilẹ̀ dìbáta ọjàálẹ̀ nàárà ma'áta ọjàálẹ̀ náà

ṣẹ́gbẹ̀ṣẹ́ rí ṣẹ́gbàjẹ́ rí kí wá ti rẹ́ pé bí áàrìkí nìkan lọ́wọ́ ìyàwó rẹ̀ sí ẹmú akẹ́kẹ́kẹ́ bí àríkáwọ́ owó àlàáfíà tó ń lò kó bèèrè kan tó fún ọ Kọ́dí mélòó? Ẹ̀ẹ́ka àrùn ẹ̀rẹ̀, ọun náà ni mọ́jádò lẹ̀ ayé límì, ìmáyàtò fún ẹ̀ka ìkúsí nígbà tí a fún ní mọ́dẹ́dù sàmáì ẹlòmíràn ti ní ṣe wàhálà yọ́kọ̀ jí ọmọ mọ́ nípa ẹlòmíràn ti rí ń gorí sọ́dí ò yóò ti tẹ̀wà ẹ́kì yóò mú yóò tún ni àwọn lọ bá ikú kárí ìgbìyànjú díẹ̀ díẹ̀ rẹ̀ ìwá lórí wọ́n pé dandandan wọ́n rí bẹ́ẹ̀ ní ibẹ̀ tó bá fàbílì sí. mọ́dá tó sàmáyé ni ìmà ọdún mẹ́lọ èyí tó tó rá pẹ̀lú ẹ̀ ọdún mẹ́rin gẹ̀ ah. alákọ̀ọ́kọ́ ni rúrù ẹlẹ́ẹ̀kejì ni àìwáhayù ẹlẹ́ẹ̀kẹta ni àlàákìlù ẹlẹ́ẹ̀kẹrin ni àṣíhà ẹlẹ́ẹ̀kẹrin ni àìrẹ́mù ẹlẹ́ẹ̀kẹfà ní mọ́dẹ́dùrù lásìkì Inna Allah ya mutu rizqa liman yasha'u wa yaqdir ìlú ọlọ́run lè mẹ́sí láti kí sẹ́ni tó bá fẹ́ máa sì fàálà sí bọ́bá wù àdánà lórí ó sì dánà bàbá àyà láti jọ tí wọ́n ti jẹ́ kékeré ni wọ́n ti sì ká wọ́n lè pẹ̀lẹ́ omi ìjọdọ́ tí jọ ń jọ ma kí wọ́n ma ẹ̀rọ ẹ̀rọ ìdára rẹ̀ bọ́ wọ́n sì jẹ́ jẹ́ pẹ̀lú bàbá àyà yìí ọlọ́run ní

Ayéyàbí ẹrù tí a rẹ̀ ọmọ gbé ní ìyá máa pẹ́ àti ìgbọ́ ọtí tí ó ṣe ìwúlò ọ̀ṣẹ́ ọkọ̀ ṣe ń tó máa mi ó délẹ̀ wò, ń tó tún ń kàwé tán, ìgbéyàwó, ìlú ọkọ̀, ń tó ń bímọ, bí ń tó ń bèèrè owó jẹ ọmọ nù أين أمرنا قالوا لقراروا الذكي على مولاه لهم التي تبسك لفي بدأ ما تقول يبدأ لو خافا وهو بيه من بعد الذي يقول ولا قال وعزه يزده وطلعت فجلهم يكون بس أما هذا دعي لو أفونا يتوالى الكون وستعمل هذا لا ثلاثة هم قوات ثلاثة فاتحة يقوى مقبولك وطلع جعله وكله وكتكلوا على مولاه فأتريد كثير bẹ́ẹ̀ lọmọ mélòó dọ̀rọ̀ láàrẹ ọba jẹ́ òsì ẹ̀yọ́ ọkọ̀ ìyàwó ẹ̀yà ìbá ilé kálù alámọ̀ láwùjọ ọdún yọ ẹwà lẹ́sẹ̀ ìyàwó mẹ́lò mi níyàwó tó dàpò níyàwó tó dàpò mú ọlọ́kọ̀ ìyàwó ló mú dàgbà ìtẹ̀rin ó ti kálù alámọ̀ láwù ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ mẹ́lò mi tí wà á ṣe ìdáfẹ́ yìí ọjọ́ ló ń kànú أين مروا لا يأتي بخير أنا بس أجيب لا يأتي بخير تلموا لما Mẹ́tàjọ́ ọ̀kọ́lẹ́ kí ó fi lè ní. Bẹ́ẹ̀ á mọ́ sọ̀rọ̀ rẹ̀ parí rẹ̀. Bẹ́ẹ̀ ti júrẹ̀ pé máa gbàlejò ó lè gbà àlejò rọ̀. Lọ́lẹ́ ti bẹ̀sẹ̀ ìrọ̀lẹ́ ló mú o. náà ló sì dáwà, òun náà ló sì kún wa Àyà ìpẹ́ orí ẹ̀rú ẹwà mà ní yá ámùrù gbé ámìl ṣùgbà ìdí owó ẹni tó dáǹkan mọ̀ ọmọ nǹkan tó ń sí nǹkan dọ́gbàdọ́gbà tó mẹ́tọ́ ọ̀yà, tó mẹ́tọ́ bàbá, tó mẹ́tọ́ ọkọ̀, tó mẹ́tọ́ ọmọ kejì Àpègbé wá sọ́dọ́dọ́ sọ́rọ̀ ẹ̀bí ọdá ẹ̀rù. Ọ̀kan wá parí ìdájú, secondary àbí kí lọ sí pé ọ parí primary, ní wọ́n parí ìjà ẹlẹ́dù àbọ̀ bá jẹ́ bá mẹ́mọ́ lọ ayẹ̀ yóò wọ́n wà lásọ̀ Ọlọ́run sí ní bàbá dáadáa, orí parẹ́ fún yóò, láti dínà orí fẹ́rẹ́. ẹdìdé lọ́lọ́lọ́fún yálàáfíà bàbá fi ó sí pé ìdìdé ẹwọ́n mẹ́jì yá àwọn ọkọ̀ ìyàwó ìwọ̀n múra àwọn ìyàwó mọ̀rẹ̀ bí àwá ìgbà lọ́pọ̀ ìyàwó rẹ̀ ẹjẹ̀ wọ́n bá sí ògbè ìgbọ́n tó jòkó إذنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال مقدر الكلام قل somebody in ADC, majority in ADC, somebody in IAC, majority in IAC, Àdìyá ẹ̀ ń tẹ̀wọ̀n lé sí Ajíyá ya ọba lè jẹ́. Ṣọ́nà ti ìṣẹ́ ẹbíṣẹ́, jẹ́. Ṣọ́nà ti ìṣẹ́ ẹbíṣẹ́, jẹ́. Ajíyá ya ọba lè jẹ́. Ajíyá ya ọba lè jẹ́. Ajíyá ya ọba lè jẹ́.

ìdí ọ̀bá fẹ́ dùn ogun ní gbogbo inú ọmọ ogun dùn ẹ̀rí ọfà tó kàfà mi tó kí ulẹ̀ tó kàfà Ibrahim ọmọ àfà mi lápàdà mi sáńtù kiri nù ẹ̀rí wọn rẹ̀dùn àbí odò tọ́wọ́kọ̀ àwọn àtìrìsì báwa náà ó sì rí

láti mọ̀gbẹ́ ọ̀nkẹ́ tààkà yìí èyí tó wá sí kéje rẹ̀ òun ni mọ́dádù sírì lẹ́yìn bá tó yóò kó ọlọ́mbá fún láti agbára àkọ́kọ́ ìyẹn lè jẹ́ orí láì mọ́kí ìyẹn lè jẹ́ orí láì kàwé ìyẹn sì lè jẹ́ àjẹ́ láì wá kiri ọkàn tí pàdé ẹni ìmọ̀ jẹ́ àánú ọlọ́run tọ́lọ̀ múrin ọkùn mẹ́mọ̀ lò ìyá jẹ́ òkú àjẹ́ ní ọwọ́ náà lára irinṣẹ́ dáwà ní ẹni ọlọ́run bá kọ́ mọ̀ sí àwọn bẹ̀rẹ̀ bá ní ká èèyàn máa gúnyà ìsàníyà máa gúnyà lè ní lọ́sọ́dá ọ̀fún owó sì ta àmà kí lè tó ṣù ìjí wá fà tọ́pọ̀lọpọ̀ sí ìtánì nílò ọ̀pọ̀lọpọ̀ sínú aláwọn ní kí ẹjẹ́ àjẹ́ sínú aláwọn ní kí ẹjẹ́ wà ní ọwọ́ akùnkẹ́ tó bá ti ṣe ẹjẹ́ bó ti jẹ́ sínú aláwọn kí ẹjẹ́ lówó ẹjẹ́ sínú aláwọn kí ẹjẹ́ àfáà ọjọ́ sínú aláwọn kí ẹjẹ́ olórí bí ọba ẹlẹ́wọ̀sẹ́lẹ̀mí Báwọn ẹlẹ̀ dé gọ́ọ̀nà ẹlẹ̀ tí jí bíọ́sẹ̀ ẹlẹ̀ sanra ju bàbá ìlọ ẹlẹ̀ lówó ju bàbá ìlọ ẹlẹ̀ lọ́kí ọlì màwé ẹwà tẹríba ilé bàbá mi nì ní bàbẹ̀ jẹ́ ọjọ́ wà sí ńlá ìlú bàbá mi nì ìlú bàbẹ̀ jẹ́ ọwọ́ alẹ́mẹ̀ tó tó mẹ́ta àti màdínà sí máa ṣe alẹ́mẹ̀ ìbáàbò wa tún tún àkà ẹmà lọ́mọ ìyọ̀ta gbogbo ní ti dúkọ́ lọ́dọ̀ ọlọ́run bọ́ wọn iná tó kù dàjọ́ ohun gẹ́gẹ́ nú yẹ́nì ṣẹ́ṣẹ́ bẹ́ẹ̀ náà ni àbẹ́ẹ̀dì ẹ̀dù gbogbo ọ̀lá ọlọ́run tó ní kò sẹ́ni tí wọ́n ṣẹ̀ láyé ẹni wá padà sọ́dún yàn ẹni wọ́n ní òní jẹ́ nǹkan tó ń lọ wá lórí ṣe

بالصالحات من ذكرين أنثى وهو مؤمن ولنهينهم حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون ومن يعمل من عمل صالحا من جلايا له سكري من عمل صالحا من ذكر وانثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون من ẹnikẹ́ni ọmọkùnrin ọmọbìnrin nínú òṣùlù tafsir mẹ́rin lọ́pù owó nílì ya ummul jami'a kò sí ń tó yólẹ̀ lọ́sùn ààmùn kò dánìkan sí mún náà tó wà tó tọ̀sílù rẹ̀ ó ní min zakarin wa unsa nínú tó ó gbẹ̀rí فلنحيينه حياة طيبة يسعيه حياة طيبة عوال واتجي bọ́bá jẹ́ òkú ni nínú owó bẹ́rẹ̀ yóò lówó padà tó bá ti lè ṣeré síbìkan tó gùn síbìkan tó bá yẹ́ pé aláìmọ̀ kan ni a jí lágbàrí rẹ̀ tó bá yẹ́ pé àwọn ìlẹ̀tẹ̀lẹ̀ fún gẹ́gẹ́ alára ìlẹ̀tẹ̀lẹ̀ fún tó lọ wáyé lójẹ́ pé àbàbà tàbí ti gẹ̀ẹ́ta wọ́n mọ́ rí gẹ̀gẹ̀ gẹ́gẹ́ nìkan mọ́ta ọmọ ẹwọ bí wọ́n ti gbogbo ìdà ní wọ́n lẹ́nu ìyá ẹ̀ ń gbàtà wọn يبقى كما سوى يقول يوتاما نوي أنه حياة طيبة عاصم جكما قفوم كما يقول بابا غير عبد القادر يسي نوي أنه حياة طيبة يوسي يوم àwọn ọmọ ìsìn àbádá ti já ní yóò sì yọ tàbá fẹ́rẹ́ dáun kúrò ní Muhammad yau yau lọ́nà yẹn na ó hayatan tó yí batan fi alihi wa malihi wa usratihi kalẹ̀ níbi jẹ́ pé gbogbo dábà ti ágbì ní ọlá nàìjíríà lẹ́bọn àdúrà òmì ara ní máa gbàmù àmàbò. Àyàmìrà tó àrífẹ́ min zakarin àwọn fẹ́wà wà mú minú fana

ẹ̀kẹta ni bá ti ṣe lówó lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹ́ ẹni ni bí a ṣe nípò ìmìnà fẹ́ di gọ́ọ̀fúnà lọ́fẹ́ di di minister ni bí a ti ṣe ní àwọn nǹkan ọ̀gùn owó gold ni bí ní ara wa tí ọwọ́ òbí lè tẹ̀wà gbogbo nǹkan wọ̀nyí làwọn èèyàn wá wá ni wọ́n wá kú lọ́dọ̀ ọlọ́run ni wọ́n wá síbò mí alìmọ̀-árífù alìmọ̀-náàkìrù kálọ̀kọ̀káláyànù alìmọ̀-dáàtìbù bá ti ní pọ́ọ̀sì láyé ẹ̀nà aláàkà azàkárìfù

nítorí pé àwọn kan bí wà nǹkan Al-Qur'ani ní àtà amúrùlá ìbàlá tẹ́sàjìlú Ọ̀sùnwàánà yọ́bà àrẹ àwọn mẹ́rin ìṣirikú. Ìrìnàmìsìn ìmàlá ìkàtàbí rúrù ìmìnà àwòrán على من يشاء من عباده قد أنذروا أنه لا إله إلا أنا فاتقون آمين أتى أمر الله أتى لهم بوابعي àwọn bàbá tó bí ní máa àti ní náà ẹlẹ́sìn ọlọ́run ni wọ́n wọ́n torí wa wọ́n torí wa wọ́n sáìsùn torí wa wọ́n tẹ́ ìdínà àwọn ọlọ́run torí wa ń tọrọ ọmọ ayé wọ́n ti ṣe kalẹ̀ ẹ má pàdà ẹ má lè èmì ọlọ́run lárí tó bá hàn pẹ̀lú kú bí mi ẹ má fi rí èyàn sówó ẹ má bó jíndú èyàn sówó ẹ má fà àbọ̀ rẹ̀ sí ẹ má fi nǹkan haramu tọ́lọ́wọ̀n bá fẹ́ ẹ má fi ṣayé bí ẹ bá bá lọ tó bá bá lọ pọ̀ yóò jù lẹ́ ní ọkàn Tàbíríbàtírí, àtàjìlò ẹmọ́kẹjù kádàrà, ẹmọ́sìnkẹ kádàrà lójú. Ní àmá ṣe wùtí wùtí, tó bá kánjú yóò ṣe wùtí lẹ́ẹ̀kan náà ní ọ̀bá nínú ẹ̀mọ́. Ayé náà sì rí rí mọ́. Fàṣubúhànà rẹ̀ ìwọ̀ta ààrẹ àmà ẹ̀ṣù. Ọlọ́run ni mo pọ́jú ọbọ̀ tẹ́ ń ṣe mú

ẹ̀yọ́ kọ ìyàwó lè máa wíwà àti ìyàwó ìyàwó má dọ̀gbọ́n fọ́kọ rẹ̀ máa rìn rí agbọ́n ẹni kí bọ́lọ̀ ti kádàrá mẹ́nu kọ́kọ́ náà má dọ̀gbọ́n fún ni ẹgbẹ̀lá ní ìyàbá dáabẹ́ ìyẹ́ máa fíìlì gbẹ̀yìn ẹwọ lẹ̀yìn náà ẹwọ àwọn tọ́gbọ́gbọ́n tí wọ́n padà sún ẹwọ àwọn ẹni tí ò súgbà àbùkù kàrùn ẹlẹ́kùnkùn ọlọ́run ẹgbẹ́ á ti bí ẹgbẹ́ àgbọ̀ níwájú ọlọ́run tó gbẹ́jù wá lọ. àwọn àbáà ẹlẹ́kùn mẹ́jọ ọjọ́ láti bá dógún sọ́lù kùránì mọ́ ẹlẹ́mì ìzẹ́ lọ́wọ́ àti gbọ́lọ́ àmọ́ kí wùlẹ̀ mẹ́sàn ó ti wá mọ̀ ọbẹ̀ pé ọbẹ̀ kọ́kọ́ pẹ̀lú ọbẹ̀ fi hádìsà nǹkan yóò lẹ́kọ̀ọ́ ni bá nẹ́bì múlá ti ní yá á ti náà gẹ̀dẹ̀ ẹ̀rẹ̀ lẹ́kẹ́dẹ̀lẹ́kí ilẹ̀ bí safarina hádà na sọ̀bà wọ́n mọ́ kí ó gún jẹ́ ọ́fẹ́jẹ́ ìṣẹ́ oúnjẹ náà wọ́n sí jàmbá fà náàbì Mùsá àwọn ọmọ kí wà náàbì Jésù yìí ọdọ́gbọ́n sí ọdọ́gbọ́n sí náàbì Jésù ní sọ áàlọ̀rin àjò yóò gùn rí ẹ̀ ìrìn ta fẹ́rin yóò tó ìṣógun mọ̀ sọ wọ́n mọ́ ilẹ̀ òrìlà búrédì bá náàbì Mùsá ti pa náàbì Mùsá ti fura jìbìtì jàmbá 419 ó ti fúrẹ̀ sí lọ́wọ́ ní tọ̀ lọ́rí ra búrẹ́dì wà. Ọlọ́pẹ́ búrẹ́dì mẹ́sàn-án ọkọ̀ òfin ìlú wọ́n ta búrẹ́dì tẹ́ lórí ọní ètò 50 naira ní ìnara. Alẹ́gbùn dáwà kó 450 fún. Ń gbogbo 450 fún tó dẹ̀ fi jẹ́ ọ̀rọ̀ búrẹ́dì. Ó ń gbìyà ní 30 30 naira. Kí lẹ́yìn ṣe jẹ́ náà? Ọdá takòkò. Oòrùn 2020 náà lórí mẹ́tẹ̀fún. 20 náà mẹ́tẹ̀fún bí ẹgbẹ́ ẹ̀kí ah, mọ̀ ní ibi jù kọ́dà mọ́ ni wọ́n fi gba 8 náírà. Tí ó ti dé ìjọ nínú òwò ẹ̀rẹ́ rẹ̀ tí ẹjọ́ fún ọkọ̀. Wọ́n tó máa ń ṣe bẹ́ẹ̀ àwọn kan fi wélèrè wọ́n ni a mọ́tẹ̀ ẹ̀ndì wọ́n ni a tẹ̀ ẹ̀ndì wọ́n ni wọ́n tẹ́ fún ìgbàdá ẹ̀rùn ní iná mọ́tẹ̀ láti kẹ mọ́tẹ̀ mílẹ̀ mẹ́gbọ́ mọ́tẹ̀ ẹ̀ndì ààtẹ̀ àwọn onírú káàfi kẹ wọ́n ní kí láàfi tẹ ẹmọ láti ẹgbẹ̀mú nǹkan mẹ́ta ààtẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ààtẹ̀ pẹ̀lú èrò àti tẹ pẹ̀lú ọ̀rọ̀ èèwọ̀ àti ìwọ̀ mẹ́tẹ̀ta náà ọ̀wọ̀ èèwọ̀ ìwọ̀ Ìgbẹ̀ láti lò bá ẹ̀rẹ láti lò kọ̀kan, a tẹ pẹ̀lú ọ̀wọ̀, a fọ́lọ̀ lọ́wọ́ tó ní a fún lọ́wọ́, ká fún lọ́wọ́, ká fún bàbá wa lọ́wọ́, ká fún ìyá wa lọ́wọ́, ká fún àfá wa lọ́wọ́, ká fún àwọn àgbà lọ́wọ́. A wà tẹ pẹ̀lú mímọ̀ ìwọ̀, ká kánàkèdè màá rímù sáàpè ní màá gbogbo lọ́lá lọ́wọ́ rẹ̀ tàbàdìgbẹ̀sọ̀ àǹtẹ̀ẹ̀nù títẹ́ tó lábàáyé rínù gbogbo ìdáǹkò ìjíjẹ́ tó àwọn oṣù kátọ́ dáa bí gbí ẹ̀rù tí ìjẹ́ ọdánù ní mẹ́tẹ̀ta wọn mímọ̀ ọ̀wọ̀ káfọ́ ọlọ́wọ̀lọ́wọ́ mímọ̀ èèwọ̀ káfọ́ àti mímọ̀ ìwọ̀ káfọ́ oníwọ̀ níwọ̀ ọ̀wọ̀ náà ìwọ̀ ní kùkú ní mẹ́záwí àwọn fún sẹ́wù ní bẹ́ẹ̀rù tó kọ́kọ́ sẹ́wù mọ́ sílẹ̀wù ní ọkọ̀ àkíwò ní kí ló bá fún àbá rẹ̀ kí ó sẹ́wù ní láàrẹ̀ ọdún àbátọ́kọ́ aníkọ́ ọkọ̀ ìnáwù sọ́rọ̀ Yóò wá jásìrí jẹba gbé lọ́wọ́ jẹ́ ọ̀rọ̀ ọlọ́run sísáfẹ́ ọlọ́run ṣíṣe ìwẹ̀ ọlọ́run àti tàwọn èèyàn ní ń jẹpa tẹ́rẹ kí tá bá fi tẹ́ bífájì alábákẹ́ wọ̀ láyé ọjà tó àtọ́ àmúrùlọ àtọ́ àmúrùwáàbì àti ọlọ́run ti dé pẹ́lẹ̀ ẹ̀bẹ́ ṣẹ́rẹ́jì ìlú ojú ẹmẹ́sàrẹ́jọ́lẹ́ lọ níbi

títí títí nígbà tí ilé tọ́ sí ilé gbẹ̀dẹ̀ ọpa ọmọlọ́dì kan ọkùnlọ́dì mélòó ọkùn mẹ́jọ anábi ìzádínà alìmọ̀súfù àlẹ́yìn ẹlọ́lọ́n sí gàgà fún wọ́n rìn lọ ààrín ti jẹun ájẹun wọ ẹmọ kí wọ́n mẹ́jìnú ájẹun ó kù díẹ̀ ní o nígbà wọ́n rìn sí èdè gàmbàrí àkàbí ti bá búrẹ́dì kejì dídàjì ìyìn jẹ díẹ̀ díẹ̀ ni Ayé mi ayé mi ọ̀nà ni kò lè rẹ̀ oó, àfibọ́ ọba lè wà nítorí ọlọ́run. Ayé mi ayé mi mọ́ ni kò lè oó, àfibọ́ ọba lè wà nítorí olúwa. Ogun mi, ogun mi, mọ́ ni kò lè rẹ̀ oó, àfibọ́ ọba lè ṣe nítorí ọlọ́run ajé mi ò oṣó mi ò mọ́ oníkọ̀ lábọ̀ àfi bọ́ ọba lè lò ó nítorí ọlọ́run. Ogun ní ogun ní mọ́ nípa lé kí mi ò mi Mọ́ nípa lábọ̀ ọkọ̀ Mọ́ nípa lé lọ́wọ́ bá ní lọ nítorí ọlọ́run. Àìsẹ̀ nítorí ọlọ́run, àbí lọ́wọ́ bá lè bẹ́ nítorí ọlọ́run. Ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi, oníkò lẹ́rẹ̀ ìlú mi, ìlú mi, oníkò lẹ́rẹ̀ Bọ́lí kò lé àṣìbọ́ ọba lè ṣe nítorí ọlọ́run. Bí bọ́ ọba lè ṣe nítorí ọlọ́run. Ẹ̀rí ìdálárí ìjẹ́ fún ìjọ adìyẹ. Àwárí tó. Ìmílẹ̀ àkàmí oníjàmbá yìí, tó fẹ́ràn ara rẹ̀ nìkan tí ò fẹ́ mọ̀lákejì. Tí bá dápọ̀ àkàmí tí wọ́n sọ́mọ̀ àti dédé ẹnìkan tẹ́ ti gojú àìdé àtàrẹ̀ mú ọ̀tàjà

àti bọ́ ọba lè ṣe. Nítorí ọlọ́run àbí bọ́ ọba lè ṣe nítorí ọlọ́run. Àwọn ẹ̀ta ń tó ń kọ́ ọ̀rọ̀ sí mi ọ̀rọ̀ sí mi. Oníkọ̀ lóòrẹ̀. Oníkọ̀ lábọ̀. Oníkọ̀ lóòrẹ̀. Àti bọ́ ọba lè ṣe. Nítorí ọlọ́run. náà ọgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ kálùkú ní sọ ìsàkúsà nígbà àfikún ó pè mí kí ìgbà rẹ̀ pé ìyàwó ọ̀kọ́ sí ọlọ́run lẹ́bí kí wọ́n ti ìbàwálẹ̀ díẹ̀ kan pẹ̀lú ìlérí káàmì òfin kò wọ́n ọlọ́run tó jẹ́ ọjọ́ kan bọ̀ lẹ́nẹ́sẹ̀ alẹ́mẹ́ lẹ́dí na orísílẹ̀ ẹ̀dàkùn jùkú lẹ́mẹ́sì mú wọn ẹ̀jùkú ẹ̀tàjùkú àti kọ́ ọ̀kan bí ó ní dára alẹ́ nẹ́nu ẹsẹ̀ sùúrù ẹgbà mú

alárí jama náà ni àtíkò lọ́kọ́lì ìrántí láíláí tí ò ní bí àfikáwà máa Allah àti kí tẹ́sàn wa gọ́pàpọ̀ mọ́tọ́lọ̀ ọlọ́run ní tán làwálò bí ní tán tó ráyẹ́ pé alìmọ́dá wọ̀nyí irinṣẹ́ wọ̀nyí la fẹ̀mí sí irinṣẹ́ òkú àwọn òkú wáta èyàn mẹ́rin ní beláyé ìjẹta tó yà lọ bẹ̀rún àtàwọn rìjálún fàdọ̀rí yóò àti àwọn rìjálún bíìnì àwọn tí sẹ́kùrọ̀ làwọn tó bá jẹ́ bíìnì yóò àwọn rìjálún tọ̀bìrì yóò àwọn tó yẹ pé níjọ̀ ni wọ́n bá ti sé àwọn làwọn tẹ́ pé wọ́n tẹ́ra wọn lọ́rùn yóò mú tó ọ̀fẹ́ mọ̀ pé òun jẹ̀ sí ọlẹ́tọ̀mọ́tò àbóhun ọ̀jọ̀ tó ọlẹ́tọ̀mọ́tò yóò sá tẹ́bí ìyàwó wá ní òun ọ̀fẹ́ mọ́ ohun agbàjá wọn kọ́kọ́ ń jí sọ fún ní nígbà ẹlùn wá lọ tó tọ́ pé dákùnjì ó jù rẹ̀ lọ bá ní jùlẹ̀ ó nílẹ̀ fún nítorí ọlọ́run àwọn jọ ń jí ìyàbọ̀ ó sì láyàláyà wá bá òun mú ní sáwọ́lá ọ̀fáà ní mú ní subhanallah ìyàwó wọn bí nígbé nígbà tó tẹ̀ tí wọ́n lọ àwọn ìbára wọn sọ̀tẹ́lẹ̀ aláàdàwà bẹ̀rẹ̀ ní tìní àwọn kò bí sí pé kí n pè kí n bẹ́ ọlá ìgbà ọkùnrin yìí tí wá màjìlónù sóbìnrin ti jínú obìnrin ti kó sílá inú ti bí èmi wá ní àwá tí màá díje wá rí àdáwò ti ẹnu èmi náà wá gba abẹ́ ìyàwó tó dákùnmọ́ sí bẹ́ẹ̀ dákùnmọ́ sí bẹ́ẹ̀ nígbàtẹ́ wá dá sí léṣe wọ́n máa rò àdáwò ló gbọ́nà àdáwò rí àwọn tàbí ìlú lẹ́nu kòrò tọ́lọ́mù kò dí tọ́lọ́mù lẹ́rù rárá ẹlẹ́ẹ̀kẹ́jì làwọn rìjálọ́n akìlíyàn lákàí làwọn lò àwọn tó yàtọ̀ fún tọ̀bí àwọn onítọ̀bí àwọn onínítọ̀ pọ̀ nílàkà inú rárá tí ara ògbógóró ló wá sílẹ̀ ní ọ̀rọ̀ mú ní wọ́n tó kó búwà láàrẹ lọ́wọ́ wá sílẹ̀ ní ó kú fẹ́rùn àbábá rẹ̀ ló ń búwọ́ ní òṣèlú àmìrin kí lọ́kà tí ń bẹ̀ ìgbẹ̀lẹ̀ tí bá ń lórí sí tó wá sílẹ̀ nínú sáháwà ẹ̀wọ́n rí àwọn àpẹẹlẹ̀ yíò àwọn tó máa ń ṣe lágá ìṣẹ́ àwọn ni àwọn tí ẹ̀ lẹ́sìn Nǹkan bá wá ní ọpọlọ àwọn sáyẹ́ntìsì ni wọ́n lè mọ́ tẹ̀lé sáwà àmọ́ làákàyè wọ́n sí tó bí agogo wọn ọmọlọ́run ó dà méjì owó ni wọ́n ma wá bí tipátipá ní ìṣẹ́bìn pàápàá má bí màkà ló tó àwọn àtìlìyàn àwọn ẹlẹ́ẹ̀kẹta ìdálóní ṣàdọ̀rí yóò àwọn ọmọdọ̀rí yóò

tẹ̀rí à ń dájọ́ lórí wọn tó bá bẹ́ẹ̀ lúwà abúrò ní ó àdíṣì tí mo kà yí ó wà sí tí ó ṣe ní orí àà tí ó bá sí wà sí tí mo gbọ́ àà tí ó bá tí mo lọ lé kí ó bá pàtí ìyẹ́ àà tí ìbá rẹ̀ tó mọ́ rìn náà ìsìláàmù ní àà káì àwọn tí tẹ̀rí à ń ká lọ́wọ́ kò tẹ́sì mú tí ń dà wọ́jẹ́ kí annabi ìta di ní annabi ìta annabi ìta ma fi tábò inú ọ̀sá márùn-ún náà annabi ọlọ́ni ìta wà nítorí ní jìbìtì lábẹ́ annabi ìta tẹ́gbẹ́tẹ̀ẹ́sẹ̀ dì ní tọ̀bí àpìlí ní ń dàmú òun lábẹ́ annabi ìta mẹ́wọ̀ ńgbẹ́lẹ̀ kí ń bẹ́ ń záwí àmẹ́ gbogbo bíbí láyé mọ́gárí tuntun wọ́n mọ́ ń bẹ́ ń mọ́ àwọn ọjọ́ mẹ́jẹ̀

Lára ní àlóyìn dáláwà lọ́lọ́wọ́ fi kẹ́, táǹtí ń bá dáwà, táǹtí wà tí wọ́n láti jẹ́ ṣáàtìsáìtù, táǹgbáwẹ̀, táǹtí náà bí látàrí àríṣẹ́. Ìkẹ́lódé, táyọ́wà ní àlóyìn dáadáa ní ó jẹ

ó náà àlẹ́mì ìsáni ẹ̀fílẹ̀ nígbà tó ti fọ́lọ́n bú ẹ̀fílẹ̀ kọ́ á tó débi góòlù wọ́n á débi góòlù àlẹ́mì ìsáni góòlù rí o táàbá mẹ́lẹ́ ó jẹ búrẹ́dì kan nínú búrẹ́dì mẹ́ta ọ̀hún òun láti góòlù ìsún Orí mọ́gáàrí tí ló ní láàáyíra ilẹ̀lá, ẹ̀sẹ̀gẹ̀fúrúlá, ẹ̀sẹ̀gẹ̀fúrúlá, ẹ̀fẹ̀ríjì mi tó rọ́lọ́, ẹ̀fẹ̀ríjì mi, ẹ̀fẹ̀ kí ló dé àwọn òun jẹ̀ kan lógún ẹ̀dì òun jẹ̀ àìní àìmọ̀ ọ̀rẹ́ nígbà nígbà orí ọlọ́run ayé ìlàtún ìjẹ́ ìlàtún ìjẹ́ Yọ́lá tó kan ọ̀kẹ́ ìgbà tó rí tó kan owó ọ̀kẹ́ ní. Àwọn ìrìnlẹ́ tó rí tó Àfúrán kan ní àtúnyẹ wọ́n ní kí ní mẹ́mẹ́ wọ́n ní gọ́ọ̀mẹ́ntì ní mẹ́mẹ́. Òun lọ mílì pẹ́tẹ́kù àyàmì ìta ní ìtọ̀, àwọn jàmà níta ní wọ́n lára náà lá ní àyàmì ìrìnlẹ̀ ń gbogbo ẹ̀yìn. Bẹ́ẹ̀ láti wá sí àwọn jàmà ti òkè láàfá gbogbo àwọn ìgbà ní ààrà ní pẹ̀lú àwọn.

Gbogbo dúkìá ni olórin ọgbọ́sẹ̀lọ tó wá lọ ilé olóògùn pé kọ́mọ́ lè béèrè mọ́. Òjò ìrìn bẹ́ẹ̀ àbí ìdábalẹ̀ náà nítorí olówá. Mọ́lọ́kọ́ ìlọ bí ọmọ àlẹ́mì ìfẹ́ ẹgbẹ́ fún. Àjẹ́ ẹgbẹ́ fún ìfẹ́ ìrìn àjẹ́ ẹgbẹ́ fún. Sọ́bẹ̀rẹ̀ wà náà yà ní ẹgbẹ́ fún.

ina mafi wata marmarin da yiwon jugo za su da daga fitbata ta sabuwa ran wani alam zan tara mana jogo da ke fara dogo wèrè ibá tó kó lẹ̀ ní bá yìí lélẹ̀ èyí tí ó tí wọ́n ìpínlẹ̀ lọ ní gbogbo ẹ̀yà alábi ìdáni tó ní àtòrí tó wà ní àtòrí ní ẹgbẹ́ fún ọwá gbogbo ọwá gbogbo ti gbé torí tàkọ́kọ́ tó gbogbo ìdájọ́ ẹ̀ẹ́gẹ́jì kò lè dágbé ìwọ́n tó mẹ́rin mẹ́ta adábúrò rẹ̀ ń jíyà mẹ́rin tó ọ̀rẹ́ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ọmọ àbúrò rẹ̀ mọ́ sáyẹ̀pọ̀ inú ni ìgbàlẹ́ ilé ilé ọ̀dẹ́ nígbà nítorí olúwa nígbàmẹ́kọjá fún aláìlú àdúkọ́sẹ́ ọmọ ẹ̀kẹ́jì láàrín ilé àdúkò àti àwọn ìgbàlẹ̀ ìjì wọ́n rí gbogbo máa ń fi ẹ̀kọ̀rọ̀ ìyàwó ọdọ̀ ẹ̀ẹ́dọ́kùn Àwọn ọba ìdájọ́ sí ẹ̀rẹ́ kan ṣe. Ìyàjá tó tó kó ogun ọmọ ẹ̀kọ́, lọ́gbọ́n pé orígbó àwọn ìbálẹ̀ ẹjẹ́ lọ ìgbà náà, ọ̀rọ̀ ọkọ̀dún sí. Ìyà aláwọ̀ mọ́lá ayé, ààrẹ rẹ̀ ni, ẹ̀fún rẹ̀ ni, ààrẹ rẹ̀ ni máa rán. Ààrẹ rẹ̀ ni, ọ̀rẹ́ rẹ̀ ni máa Mọ́bọ̀ kàjíkọ́ ọdún ìjọsọ́lẹ́dọ̀ ọlọ́mọ́ torí ẹ̀kọ́ àtàwọn olóbìnrin lọ jẹ mítì ẹ̀yìn sí gbẹ̀tọ́ ti ẹ́ tó kí gbẹ̀tọ́ lẹ́tọ́ mọ́ ti kó fún títí ilẹ̀ ilẹ̀ pẹ̀lú dúkìá ní ti ń bẹ̀ inú fún bẹni tó wà ń pẹ́ àbúkò àwọn olùgbé wọ́n ọkùnrin mọ́lẹ̀ náà wọ́n gbá lójú wọ́n gbá lójú ojúgbòkòrò tó ju ojú ojúgbòkòrò lọ ìgbà wọ́n lù dáadáa wọ́n ni lọ́rọ̀ wọ́n pa síbẹ̀ àwọn olùgbò búrú àwọn pè mọ́ra wọn lọ́wọ́ àwọn akẹ́kẹ́ ni àwọn ọmọ tí ó rẹ̀ yóò pẹ́ ẹ̀yọ́ tí ó lè kú ẹ̀tọ́ rí tí ó fún ní pẹ̀lú ọgbọ́nà gbogbo ilẹ̀ lẹ́lú láyé láti jẹ́ nǹkan láyé èyí tí ò ní sí ikú ẹjá sí dáadáa rọ́jú sí dáadáa ọlọ́run rẹ̀ rọ́jú sí dáadáa fáwọn bí rẹ̀ rọ́jú sí dáadáa fáwọn bí rẹ̀ rọ́jú sí dáadáa fólúwà rẹ̀

àbára bùbúlí àwọn ọmọlẹ̀ ọlọ́pàálókún dáadáa rí àbára ẹgbẹ̀rún mọ́mọ̀ àwọn ọmọlẹ̀ yìí ọlọ́pàá ẹgbẹ̀kọ́ta àwọn mọ́sàgbà fọ́lẹ́sì àìfẹ́ ọ̀tọ̀bà Fún àgbà ọlọ́mọdé yìí ló pé ìlà iná ṣe náà àwọn tí àwọn ti sórí àwọn lára yàáyá tí wọ́n jẹ́ ọ̀gbẹ́gbẹ́ ọ̀rọ̀ ara yàáyá àtàwọn àbúrò tí wọ́n jọ sí nǹkan ọlọ́rọ̀ olóbìnrin iná ọmọ padà sí ibúrò ó fún àmọ́ ti fúrò wàtàlámù ní alẹ́lmọ̀sẹ̀lì wàlhàmdùlélà yọrọ̀bẹ̀lẹ̀ alẹ́mìn ẹ̀dàkùn La vida la